الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته a ń ṣe àlàyé fún àwọ́ ní ipa lórí àwọn àwákìdò islam lórí àwọn nǹkan tó máa ń ba ẹ̀sìn islam yẹ jẹ́ eré tí a lè ṣe àlàyé fún àwọ́ lánàá ni kí ẹni gbàgbọ́ wípé um, àwọn tí ọlọ́wọ́ bá pè ní kufar tọ́lọ̀ bá níwẹ̀ kí ń ṣe musulmi kí ẹ gbà fi rárá a musulmi níwá so ilé nǹkan ó jẹ́ nǹkan tó ṣe pé yóò bá ẹ̀sìn islamu yẹ jẹ́ àdẹ̀ka àwọn ayà kọ̀rọ̀ nínú Qur'an tọ́lọ̀ tí ń lámọ́lẹ̀ wípé uh, innal ladhina kafaru min ahlil kitab wal mushrikin fi nari jahannama khalidina fiha àwọn tó ṣe kí wọ́n ṣe kèfè rí nínú àwọn tafónítẹ́ra ni àwọn jíw àtàwọn christian àtàwọn tí wọ́n jẹ́ àwọn mushrikun àwọn ẹlẹ́bọ pọ́nbílé ọlọ́run ní pé gbogbo wọn tẹ́yẹnyẹ fi nari jahannam khalidina fiha gbogbo wọn tẹ́yẹnyẹ wọ́wà nínú na jahannam ni ó dẹ̀ ṣe gbére nínú jahannam yẹn ta ní pé èyàn tó bá gbà wípé àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí ọlọ́run kankaná ní gbogbo wájọ́ sìn gbogbo wa nǹkan kanáà ní gbogbo wa onítọ̀hún ó ti pè ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nírọ́ ó ti pè annabi sallallahu alaihi wasallam nírọ́ ó ti pè Qur'an nírọ́ bal ó ti pè gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá tán ti wá síwájú gbogbo wọn àti iṣẹ́ tán mú wá ó ti já gbogbo ẹ̀rì because wọ́n ń bẹ láyé àwọn kírísítẹ́nì bẹ̀láyé àwọn ẹlẹ́bọn bẹ̀láyé gbogbo wọn bẹ̀bẹ̀ tó ti bẹ́ ọlọ́wọ́ ara nẹ́bí sallallahu alaihi wasallam kó mú Kùránì wá fún wa kó mú ìjọsìn wá fún wa kó kọ́ wa bá ṣe sin lọ́wọ́ bá bó láṣe wà lìjẹ́nà kánàbí wá ṣiṣẹ́ ṣiṣẹ́ fún 23 years anábí wá ṣe ṣe wọ́n fojú rẹ̀ rí lẹ́yìn ìgbà náà ẹ̀sìn wá dúró tán àti wọ́n rámọ̀ mùsùlùmí tàtí wá ń kílé mi pé àti ìtànàbí mú wá tó sì wàhálà tán fẹ́ gbẹ̀mí rẹ̀ lórí ẹ̀sìn náà àtàwọn yòókù tó jẹ́ àwọn ẹ̀sìn àgbélẹ̀rọ gbogbo nǹkankan náà ni ọlọ́run kankan ní gbogbo wọ́n sí eléyìí wallahi innahu la saw'a nǹkan tí ó da rárá ní nǹkan tó burú jáì ní eré dẹ̀ ló mọ́ nídì lọ síbi wahdatul wujud oní mọ́ leave this religion ẹjẹ́ ẹ jẹ́ kí ẹ̀sìn yìí kó wọ́n rí jíṣẹ̀ sí yẹ lọ́kàn wa wọ́n fẹ́ jẹ́ kárẹ́sìn yẹ gẹ́gẹ́ bí n tí yóò tún àwùjọ wa ṣe wọ́n fẹ́ kárẹ́sìn yẹ gẹ́gẹ́ bí n tí ẹ máa ń fi múyàn lọ́ta àti tí ẹ fi múyàn lọ́rẹ̀ a máa ń fi nǹkan ayé múyàn lọ́ta àfi múyàn lọ́rẹ̀ tó bá ń ṣe business ẹnì kan máa business ẹ jẹ́ ò ní bá ṣọ̀rẹ́ mọ́ ó bàjà gbogbo ayé dẹ̀mọ̀ kó ń bàjà kódà tó bá pàdé rẹ̀ kó jù ọ̀nà ò ní fẹ́ oníkàlùkù sáàmọ́ lọ rárá bẹ́ẹ̀kọ́ ẹ̀sìn yìí gangan òun ni yóò làwà láyé yìí àti ní yamal kiyama àbí ọlọ́run kò ṣe ìwà ní ẹni tí ó lè dú sí sí lórí ẹ̀sìn náà ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn nǹkan tó mọ́ ń bá ẹ̀sìn jẹ́ tó dẹ̀ rẹlẹ̀ tọ́pọ̀lọpọ̀ ń ṣe òun ni mọ̀ní ẹ̀rí tákọ̀dà èèyàn tó bá ní ìgbàgbọ́ anna hadiya ghayri nabi sallallahu alaihi wasallam ìmọ̀nà kan wà ìmọ̀nà nabi lè báyìí ìmọ̀nà katún lè ibá ìmọ̀nà ilé ó wá dájú ìmọ̀nà annabi lọ sallallahu alaihi wasallam aw anna hukma ghayrihi abó ní ìgbàgbọ́ wípé ìdájọ́ ẹlòmí a ahsan min hukmihi ó dájú ìdájọ́ annabi lọ sallallahu alaihi wasallam ìdájọ́ tẹ́lẹ̀ tó mọ́ wáyé a ẹ̀hẹ́n eléyìí tún kàlèdínà yufaddiluna hukuma tawagiti ala hukumihi gẹ́gẹ́ bí àwọn tí wọ́n gbọ́lá fún hukuma tawagiti àwọn ìdájọ́ àgbélẹ̀rọ àwọn ìdájọ́ tó takò ìdájọ́ ẹ̀sìn náà ń pè ní hukuma tawagiti bí demokratiya bí democracy bí al'ilmaniya secularism bí capitalism socialism gbogbo àwọn wọ́n pọ̀ báyẹ̀ láwọn eh, marxism ni leninism ni gbogbo ẹ̀ tẹ́yẹnyẹ́ láwọn afá mọ̀ dákọ̀ tẹ́yẹnyẹ́ látòkìdélẹ̀ gbogbo ism ism ism yẹ because àwọn kìíní nǹkan ó jẹ́ àwọn òfin kan ahkamu tawagiti ni wọ́n àwọn òfin tó takò ẹ̀sìn ọlọ́wọ́ so táwọn ẹnìkan tí wọ́n jòkó tí wọ́n gbélẹ̀ ọ̀ ọlọ́wọ́ bá tó dáwà ó gbófin kalẹ̀ ni ẹ máa ṣe nǹkan báyìí tẹ́lẹ̀ ni ẹ kẹ́nìkan wá bílì wípé èyí tánà bí wá mú ẹ̀yìn kò wà sútébù fún ẹ̀rà tàwà yìí ó wá ń gọ́lá fún àwọn òfin àwọn tọ̀wàgìtì lórí òfin ọlọ́run ọba <laughs> fàwúwà kẹfìrún so wá ní pé wà min muqtadayati al muhammadin sallallahu alaihi wasallam ṣẹ́rí in tí ò kìí yà ni wípé nínú àwọn necessities nínú àwọn nǹkan tó gbọdọ̀ jẹyọ dandandandan ni látara pé olóò nígbàgbọ́ nínú iṣẹ́ tánàbí mú wáwó sallallahu alaihi wasallam nínú nǹkan tó gbọdọ̀ jẹyọ al'iman bí an na hadi hawu akimalu hadiyin wallahi ó gbọdọ̀ nígbàgbọ́ nínú ọkàn rẹ ó gbọdọ̀ yọ nínú iṣẹ́ rẹ àti nínú ọ̀rọ̀ rẹ ike ìmọ̀nà nabi o sallallahu alaihi wasallam ó ló fi ń dájú gbogbo mọ̀nà lọ ó gbọdọ̀ gbàyàn náà òun ló fi ń dájú kò sí dájọ́ kàtọ́ dátọ́ ìdájọ́ annabi sallallahu alaihi wasallam ìtorí ẹni Ọlọ́run fi ń sọ nínú Kùránì pé wa man ahsanu minallahi hukman ta ló dájú níbi máa ni o àwọn tí wọ́n ní àmọ̀dájú ta ló dájú lẹ́ni tó lè sòfin tí ìbá ń sọ lọ́wọ́ bá ṣe bọ́ lọ dáyí tẹ́bá ti wá yẹ̀ kó níbi òfin Ọlọ́run kẹ́nìkẹ́ kamari ti dáadáa o aka ma skam ara wa lásán ni ọ̀ilé ibẹ̀ nínú suratul Maida aya 50 wọ́n ni al-istifhamu fi hadhihi al-aya ẹgbọ́lọ bá bèèrè ọlọ́ni ta ló dájú istifhamu mẹ́yẹ o istifhamun inkariyun ọlọ́run fi ń bu ẹnu àtẹ́lù ẹni pé kí ní ṣe yí kí lẹ ń wá káàkiri kí ló dé tẹ́ ń wó ọlọ́run ọba subhanahu wa ọlọ́run fi ń ṣe inkaru ni ọlọ́fin lálà sí yí ni ìtumẹ̀ ní pé annahu la ahada ahsana hukman min hukmillah ta'ala kò sí òfin kan wallahi tí fi ń dájú òfin ọlọ́wọ̀ bá lọ wa qad qala an-nabi sallallahu alaihi wasallam fi mustahilli khutubatihi annabi ìmọ̀nà tí fi ń dájú ní ìmì annabi sallallahu alaihi wasallam ìmọ̀nà tí fi ń dájú ní manami ẹ tẹ̀lé manami sallallahu alaihi wa alihi wasallam wa idha kana khayral hadi hadihu sallallahu alaihi wasallam faman lam ya'taqid dhalika tó bá jẹ́ pé ìmọ̀nà annabi ni wá fi ń dájú ní èyàn tí ò bá wá ní ìgbàgbọ́ rẹ̀ bal i'taqada anna hadiya ghayrihi ahsan min hadihi ó wà lọ nígbàgbọ́ wípé ìmọ̀nà àwọn ilé ah, yìí tí ẹ̀ ó wà òkè jù eléyìí lọ jù mọ̀nà nẹ́bì lọ sallallahu alaihi wasallam kódà kuma wù lẹ́nu kọkàn ní nínú ọkàn rẹ̀ ní aw hukma ghayrihi ahsan min hukmihi àbí dájú ẹlòmín ó dájú ìdájú ọlọ́wọ́ فالذين يفضلون حكم الطواغيت على حكمه yu'tabaruna kuffaran min ajli dhalika àwọn tán bá gbọ́lá fún òfin mi tán gbọ́lá fún ìmọ̀nà mi tó ju ìmọ̀nà Ànábì lọ sallallahu alaihi wasallam àbí ju òfin Ànábì lọ sallallahu alaihi wasallam àwọn ẹni yíò fún tán ṣe yíò hawai kí n ṣe musulmi wa yadkhulu fil nínú àwọn tó tó kó sínú eré tàn sọ ní pé àwọn tó bá nígbàgbọ́ pé àwọn andima àtàwọn kọwàní àwọn òfin àwọn ìṣètò táwọn èèyàn ti gbé alẹ́ti yẹ̀súnnù hannas táwọn èèyàn náà gbé kalẹ̀ fún àwọn o afdalu min shari'ati islam ó dájú sharia islam rẹ̀ ah, aw anna nizam al àbí òfin Islam kò wà suitable fún 20th century afá 21st century láwà tó fẹ́ ma fi gbànẹ́bì wé ní gbànẹ́bì nú gbó nínú desert nínú ràlọ́run 21st century láwà yí àyíká ti lájú jú bó ṣe ń sọ́run lọ ìmọ̀nà ohun àwọn kìíní wò ṣe tẹ̀lé mọ́ hmm, ọ̀rọ̀ ẹbọ dáhùn hmm, yẹn fi ń panu wọ́n lábí pọ́fọ́fù láwọn yẹn sí ń jí àwọn ọ̀rọ̀ ẹbọ yìí àwọn annahu kana sababan fi takhallufi muslimin àbí kí ẹmọ bìlíbì pé àwọn òfin ẹ̀sìn tẹ́fẹ́ mọ́ lò yìí yóò kàn mọ́ jẹ́ ká mọ́ wà bákọ́ọ̀dì ní àwọ̀ àwọn ìlú ayé UK US ẹgbù wọn in tí ò yẹ pọ̀lọpọ̀ ní pé inter ti kó US yẹn rí inter ti kó sí ni àtàwọn crime rate ti pọ̀jù láyé US èyàn tó bá mọ́ tábà wọn ní ìsìn lè wọnú shopping mall ó lè pàyẹ 12 15 19 àwọn ọ̀ràn crime tí ń ṣẹlẹ̀ ń bẹ̀yẹn ibi tí crime tí ń ṣẹlẹ̀ jù láyé US ni kẹ́nìkan wá bílé wípé ẹ̀yìn àwọn òfin Islam ní wọ́n ti wà fí backward àwọn olú tó bẹ́bẹ̀ òwò tọ́sí náà kọ́yẹ̀ ni tí ó rí pẹ́lú ẹ̀wọ́n tún àwọn yẹ́lẹ̀ bí ajá bí ẹran ní US báyìí o lè ló fẹ́ fi ajá tí ó mú ajá lọ sí court ajá mú fẹ́fẹ́ wà láì wọ́n sọ yìí fún yín ṣe ìlú gidi ni ẹ tó fẹ́ mọ́ tọ́sí àwọn olú tẹ̀lẹ̀ fẹ́ mọ́ bí ṣe example ni ẹ pé yá kí Nàìjíríà náà ti lókè bí kìníkan wallahi ẹjẹ́ tètè padà sí ibi lákáìwà before kí táìmù tó lọ kí ẹ̀tọ́ sí báwọn kì ní aláfi àjẹra wa lásán ni èyàn lè padà sọ alìkìyàmọ̀ yẹnu wallahi alìkìyàmọ̀ yẹn lọ kó á níbi rí wípé ẹ̀sìn Islam àwọn òfin Islam yẹn ó wà backward kò wà suitable fún kíní fún táìmù tàwàyé aw annahu yuhsar fi alaqati al-mar'i ẹ má jẹ́ kọjá orígun mẹ́rẹ̀ ìrìn masalasi secularism ni ìfìsàlù dínì àdìdáwùlà ìyú ẹ̀sìn kò ní bí ìṣètò olúwọ́ ní fẹ́ iṣẹ́ rẹ́sìn inú masalasi ló wà fún ẹfẹ́ kírun ẹfẹ́ sí gbogbo ẹ̀ masalasi ipe afẹ́ ṣètò olú afẹ́ ṣe kí government of the people by the people for the people agbọ́lù òfin táwọn èèyàn ṣe fúnra wa àwa náà lámọ́ lóó àwọn èèyàn náà lámọ̀ ló lérí àfáàmọ́ ní pé fàmọ́dà àbùkọ́ ìtùn lè láà kí lẹ́wà sẹ́kù fún ọlọ́ọ̀bá ẹ̀lẹ́ sófin ẹ̀nà lẹ́lò fún ráyí òfin ọlọ́ọ̀bá wá ń kọ́ Kùránì tẹ́ mùsùlùmí gbé dání ń kọ́ àwọn ọ̀rọ̀ anẹ́bì mọ̀ na nẹ́bì tó gbé kalẹ̀ ń kọ́ kó tó kú sallallahu alaihi wasallam ike tí kẹba bá ti ṣẹlẹ̀ ẹsẹ̀ kẹba yìí ń kọ́ gbogbo fọwọ́ ọrọ̀ sẹ́yìn ọlọ́run tí ó jọjú lọ́kàn rẹ̀ sánàbí rẹ̀ sallallahu alaihi wasallam tó ti sẹ̀ẹ́sẹ̀ rẹ̀ dín tó wà backward tó lọ wá ń ké pé kásánú rẹ̀ ilé yóò lè wọ́pù ويدخل في الرابع أيضا من يرى أن إنقاذ حكم الله في قطع يد السارق ó wà nínú ilé náà àwọn tán bìlì fi pé kíyàn jalè ní òsùn wọn tánàbí ní pé kíyàn bá ti jàdé bẹ̀ kán gé lọ́wọ́ àá àwọn ọ̀rọ̀jìmì zani àbíyàn tó bá ṣe zìná abilékọ tó ṣe zìnà ọkùnrin tó ti níyàwó lé wọ́n á ká mọ́dọ̀ obìnrin kan anẹ́bí nìkan lẹ́kùn pa ní òfin ẹ̀sìn nìyẹn wọ́n ní pé azanil muhsan la yunasibu al-asr al-hadir àwọn believe pé kò básíkò yí mú nǹkan lájú freedom of kíní ti wà wa yadkhulu fi dhalika aidan kullu man ya'taqida annahu yajuzu al-hukm bi ghayri shari'ati al-islam fi al

mimma huwa ma'lumun min ad-din bid-darura kaz-zina wal-khamr because in tó kò sí ní wípé ó believe wípé ó lẹ́tọ̀ ká má ṣe in tó ṣe polo bá pè ní haram bí zina ní àbí democracy bá zina halal kò sí tó ṣe zina wọ́n ní pé ẹ̀yin méjèèjì lẹ́jọ́ yonu se gayin tó bá gbé lọ sí court ni se pé eh wọ́n ló ṣe zina ẹ lọ sí police station wọ́n sọ ke <laughs> so so eh, so ya wuri in ta lọ so ya wuri so re pre ni gbogbo wa rí rẹ́pìn gẹ́gẹ́ bí n tó burú zina tó burú ni alẹ́bí pé ẹ ó fagidi mú ní à ẹjẹ̀ yìí méjèèjì jọ gbàyẹ nínú ìsìlámù ẹjẹ̀ ìyà tó lágbára tẹ́yìn ò rí pé nígbàtà àti wá lò àwọn òfin ọlọ́ọ̀bá mọ́yẹn ẹ wo bí ìlú wa ṣe dá àbí ìlú ti dá ọkàn wa balẹ̀ àbí ó balẹ̀ àbí Allahu Akbar bá sì kọ̀ntínú bí kò ṣe máa wọ́sì sí ni ẹ but èyàn ká ṣe zina mafalan ó ṣe zina wọ́n mú ní ìṣẹ́jú gbogbo èèyàn ọkọ̀ ògbẹ̀rẹ̀ jáde wọ́n wá tẹ́yìn rẹ̀ kalẹ̀ wọ́n sì blálà ó rí pé tó bá dúró ní fẹ́sì ìdìná tẹ́nìkan bá wá tó bá bá wípé kọ́lákóbìnrin wá bá wípé bros alpha ẹ́ ó kó bá mi àbí ó rí bá ṣe lẹ́kọ̀ pààyàn wọ́n lẹ́kọ̀ mọ́yẹ̀ títí tó fi kú ṣe jú rẹ̀ báyìí wà fílìkì sọ́ọ̀sì hayat àbí ẹ̀ pààyàn bó ṣe pààyàn kíákíá orí bẹ́sàrí mú kẹ́

wọ́n tún mú eléèmọ̀ orúkú ọmọ kékeré àti bẹ́ẹ̀ lónà àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ wọ́n nìkan ẹni yìí ti fún ní ìsinmi ẹni káwà tí wọ́n mú ogí orí èèyàn ogí orí gramọ́dà rẹ̀ ní oníṣègbò orí gramọ́dà mi wọ́n ti fọ́sì ti kú wọ́n wéṣtì ní nínú sàárè àmọ́ orí yẹn sí báyẹn kọ wọ́n lò fi Islam lé lórí ẹ̀rì pé kí ní yẹn yóò jẹ́ kẹ tí ó kọ díàwẹ̀ yẹn láti máa ṣe tí ó dá àmọ́ ní ìsinmi ẹwọ nínú nǹkan tó fẹ́ yẹpẹrẹ Adam tẹwà mọ́ fọ́dọ̀ àwọn news dada ẹnigbọ́ wọ́n pa èyàn kẹ́lẹ́kà ní èyàn 1000 èyàn 100 èyàn 200 ó wà tí wá jí normal thing nígbàtà bá pẹ̀rẹ̀ ni àti ó tí wá jí nígbàtà bá pẹ̀rẹ̀ islamu dẹ̀ mú ẹ̀mí èyàn báyẹn àti bí ẹ̀bẹ̀ lọ nínú àwọn nǹkan tó ṣe pé islamu fọwọ́ ẹ̀pẹ̀rẹ̀ mú in tó dẹ̀ fa ní wípé ìmá fẹ́ lo òfin mi tó yàtọ̀ sí òfin tí islamu gbé kalẹ̀ so eléyìí nǹkan inshallah al-karim ọba sì pọ̀ gan lórí àwọn ọ̀rọ̀ lórí àwọn òfin tí a lò yẹn kì í ṣe pípẹ́ òfin yóò dá lásán àwọn òfin yìí ó forí sọ òfin ọlọ́wọ́ bá ní subhanahu wa ta'ala ó forí gbagán ní so inshallah ní kẹrí ó sì ní àwọn àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ kan because a kà ní dédé sọ wípé òfin yóò dá ẹmọ́lù kí nìkan ó ní ìdíká ṣàlàyé kí ni ìdíjò fi dáná àwọn àwọn onágbófin yìí kalẹ̀ kí ni góòlù tí wọ́n ní látán fi gbé àwọn òfin yìí kalẹ̀ tí wọ́n tí wọ́n àti gbogbo wọn ìtàn fẹ́ náà ni wípé kẹsà mọ́ tẹ̀lé ọlọ́wọ́ bá kẹsì mọ́ tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam àwọn fún aláwọn false hopes àwọn ìrẹ́kàn irọ́ lásán irọ́ wàláhì in tó wáfẹ́ nìdí ní pé àwọn ìtawákọ̀ tó ni a sì ń tẹ̀lé dìsí <laughs> ní 20 kìníkan kábé láti bá 2007 Ọbásanjọ́ lá dìbò fún kìníkan kìníkan àwọn náà mọ̀ pàntàrà ó wọ̀bẹ̀ tán ìpìlókù tàbí ránṣẹ́ sí bàbá ìyàwó ó lò bí ọdún mẹ́jọ èpè throughout ẹgbẹ́ kó mẹ́ ẹnìkan tó bọ́ síbẹ̀ òun náà padà túnkú ẹnìkan tó bọ́ síbẹ̀ èpè láti rí kó mẹ́ bàbá tó bọ́ síbẹ̀ èpè láti ti fi rí ẹ̀wọ̀n ń ni láti fẹ́ kí ni láti fẹ́ igbá àwọn sẹ́fẹ́ lòfin ọlọ́wọ́ bá ní òfin tí yẹn gbé kalẹ̀ wà láì bẹ́ẹ̀ ọkàn wọ́n sí lé balẹ̀ láyé àwọn náà ti wá mọ̀ pé à ń tara wa ní à ń ṣe tí ò dá fọ́ra wa ní yàtọ̀ sí pà ń tara wa yẹ́ o òfin yẹ́ o tó bá tún nígbà àwọn ìgbàgbọ́ kan nípa òfin yẹ́ wàláhì èyí ò di kèfèrí èyí nínú Islam a wà jẹ́ ọ̀nà méjì a jẹ́ yàtọ̀ láyé èyí tún alọ́wọ́nú ọlọ́wọ́ bá à o wàláhì in tí ò yẹ kí èyí tó bá jẹ́ mùsùlùmí ò yẹ kí ọkàn wa kó inshallah al-karim tó bá ti di bí after maghrib inshallah a ṣàlàyé díẹ̀ fúnra wa nípa àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ìmọ̀ lóòfin mi tó yàtọ̀ sí òfin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kálíbà mọ̀ fúnra wa ìpolí gugan àbí ọlọ́ọ̀bá subhanahu wa kó dákò kó وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته